أصحاب الرسول من أنفسكم عزيز عليكم عليكم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وإن تولوا فقل حسبي الله لا إله إلا هو علينا وكلت وهو أصبح العظيم بسم الله الرحمن الرحيم إني لعبد قريش إني لعبد الحكم إنك كتاب والطيب وليأكل طعامتين الذي يأكل بالجوع وطعامنا من الصبح. Ano tara ng أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر نستعين الرحيم وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما ọpẹ́ yìí adáfọ́lọ́ alhamdulillah torí pé a sọ̀rọ̀ kan láàárọ̀ ọ̀gá ìṣọ́nà ní wípé fún àwọn ọmọ wa ọlọ́run fẹ́ ọpẹ́ púpọ̀ ọlọ́run ti fẹ́ sọmọ dárúkọ ọ̀run ọlọ́run ti fẹ́ kí a máa nífẹ̀ẹ́ ọ̀run mẹ́tẹ̀ẹ̀ta iná ni ọ̀wẹ̀ tọ́lọ́run bẹ̀ wá ó sì lọ́gun rẹ̀ púpọ̀ nínú Al-Qur'an ọfẹ́ ká máa dúpẹ́ ọfẹ́ ká máa dárúkọ ọ̀hún ká máa dárúkọ ẹlò ní ìmọ̀ ó sì fẹ́ kí a nífẹ́ ọ̀hún ẹran mọ́ ẹ̀rì pé mẹ́fẹ̀ẹ́ta ọ̀hún ó ṣòro púpọ̀ lórí ẹ̀mí agbé ọ̀rọ̀ fún àwọn ọmọ láàárọ̀ mo sọ fáwọn yòókù ní láàárọ̀ pé àwọn ọmọ wa nílọrin àti àwọn àfáà tí yàjọ pàdé àwọn fẹ́ kí n bá wọn sọ̀rọ̀ wọ́n wá ní ọ̀rọ̀ tí mo fẹ́ bá wọn sọ mo ní ọ̀rọ̀ tí àwọn àgbàlagbà máa ń sọ kọlọ̀njẹ́ wa náà dàgbà ṣùgbọ́n ní ọ̀rọ̀ ó sì tó kọ́mọ̀ bá yín lọ́kàn mọ́ ó lòdì sí ń bẹ lọ́kàn yín ṣùgbọ́n òun ọ̀rọ̀ tí yẹn rí dájú kọ́ alkiyama yóò kẹ́yìn láyé ni ẹwà lè ṣe tí ó lè sọ pé yẹn kú ìtumọ̀ pé yẹn àwòrò bẹ̀ láyé ẹni tó bá kọjú bá alkiyama tó kẹ́yìn láyé òun gẹ̀gẹ̀ òun láyé máa ń kọjú sí kí ọ̀rọ̀ náà òun làdí ti takà fún aláàárọ̀ àwọn akàdé rẹ̀ lọ́sàn yìí Bismillah wọ́n gba àdísí náà lọ́dọ̀ irṣádì ìlàmí àfáà àti wọ́n pè ní àtẹ́ ìlàmí Buhari àti Muslim ló sì gbà tọ́wọ́ ẹgbẹ́ bá nílò àdísí náà lásìkò yìí àwọn èèyàn pè ní lọ́tẹ̀ wọ́n sì pè ní ojo wọ́n sì pè ní aláìmọ̀kan torí bí wọ́n gbàgbẹ̀ bá mọ́ tí wọ́n ṣe tẹ́ bàbá wọn ọlọ́njẹ́ mi náà ó lè pé kí mú tí ó rí gbogbo tó bá ṣe jáde jáde lọ yìí wọ́n tí ó rí torí pẹ̀lẹ̀ rí ọ̀nà ọlọ́run mẹ́bà dálẹ̀ kí ó lẹ̀ ẹ̀dálẹ̀ nítorí pẹ̀lẹ̀ rí ọ̀nà ọlọ́run ẹmọ́ dálẹ̀ pé wọ́n dálẹ̀ kí ó lẹ̀ mínà fẹ́ gbọmọ́tò wọ́n fẹ́ àbílẹ̀bí dájọ́ pé à ń ṣe jẹmọ̀ yíyà association kan organization kan àti dálẹ̀ nítorí ìyọnu ọlọ́run alìsọ́mà ó àwọn ẹgbẹ́ torí ìyọnu ọlọ́run lẹ́fẹ́ ti ṣe ń tẹ́sì ìmì ọlọ́run ó fi nǹkan mẹ́ta dáńsì ń tọ̀wọ̀ ní fi kí kó ṣe wọn nǹkan mẹ́rin tàwọn wà bí àìmọ̀ yorì ní ẹmọ̀gbọ́ aláwọ̀lù o arẹ́gbọ̀ owó ṣókúrá ńlá yọba alẹ́gbọ̀ orí jáàrù tọ́bá ti jẹ́ pé torí ìyọnu ọlọ́run la fẹ́ ṣe nǹkan èmi ọlọ́run ó jẹ ń tọ̀ wọn mọ́ dúpẹ́ kò ní sàìmọ̀gá pẹ̀lú orí tí ń bá ṣe fún ọmọ pé kòtó kòtó kòtó ọpẹ́ ní ọmọ dá inú rẹ̀ ó máa dùn gbogbo wà kí ni à ń dùn nú ìkísà ní wọ̀ orí mọ́tò orílẹ̀-gọ́ èyí ní ọkọ̀ wà lẹ́mí ẹ̀nà inú yóò tá máa dùn ṣùgbọ́n ní ẹ̀ kéwú tó bá ilé ẹ̀díkẹ́ tó ìkọ́ máa dẹ̀rí kòdò kọ́ máa ronú kọ́lọ̀wọ̀n ọ̀dáhùn rí wọn wáyé rí oníbọ́m̀bẹ̀ orí ti yẹ kọ́ mọ́ lọ́hun lára tẹ́ kéwù ọlọ́run jẹ́ ẹ̀lẹ̀ lọ́lọ́mọ̀ ẹ̀lẹ̀ mọ́ dúpẹ́ wà bẹ́jẹ́rà ńlá yọba alẹ́ tó hò ní sí àti máa dákọ̀ ọlọ́run nígbà kan ẹ̀ nígbàgbé tẹ́ máa fi lọ dá kọ̀ọ̀kan míì tí ò ní wúlò àbí tí ò ní wúlò dọjọ́ alẹ́ tẹ́ pé ìwúlò rẹ̀ nígbà kan díẹ̀ ni ìmá dárúkọ ọlọ́run ló sì kejì ọpẹ́ ẹ̀dì mú ìyọnú ayé ìyọnú oṣó ìyọnú àjẹ́ yẹ́lá ìjẹ̀nú ìyọnu gẹ́gẹ́ ti lájẹ́jẹ́ kú jẹ́ tán gbé ìtọ́ ni kákúkú wá ìrọ̀ ọlọ́run tàbáwà iná ọlọ́run ta nífẹ̀ẹ́ ọlọ́run ẹ̀hẹ́n tàbá nífẹ̀ẹ́ ọlọ́run ọlọ́run a gbé ìfẹ́ òun yóò transfer rẹ̀ káàkiri ọ̀dọ̀ إلى قلبه إلى جلاله فإذا أحب أحبه تنبت للسمر nígbà tó náà fẹ́ràn ní sí kírun lásìkò tí ń gbàwẹ̀ lásìkò ní sí ojú inú rẹ̀ sílẹ̀ ní jẹ́ ọdẹ́ ní rí mà jẹ́ níbi mà kọ́rà bí ò ní orí nǹkan bẹ lọ́dọ̀ ọlọ́run púpọ̀ tẹ́yìn bá ti súnmọ́ àwọn ẹni ọlọ́run yóò dìdí ẹnu ẹ̀ tó bá pẹ́ nú ẹ̀ yóò wà rí púpọ̀ ẹ̀yìn ọmọ wa kéwúlẹ̀ kéwú ẹlẹ́tú ẹlẹ́kọ́lẹ̀ ẹlẹ́kọ́lẹ̀ ẹlẹ́kọ́ orin ẹlẹ́kàájù wa lọ ṣùgbọ́n ẹ̀dápọ̀ ẹlòó Wọ́lá àgbàfà alẹ́bẹ̀ fásọ́ta àìkí. Tí mo bá dámọ́ ẹ̀dá kọ̀ọ̀kan tí mo torí ẹ̀dá ẹ̀dá, mo ní bí pamọ́gún. Wọ́n àti ẹ̀bá jùmọ̀ pé jò sí san ní sanyàn. Ní tí mú ejò ó san, kí sì mọ́ kèkè tàyàn, èmi ọlọ́run ó fi yí ó ń tọ̀run, kò ní tàá kò ní san. Ní tí mọ́ jẹ́ jẹ́ èèyàn ẹ̀hàn, wọ́n pàá ti ṣe gbé kan, bá ti rọ̀. وأناجيه في ظلم الليل والنور والنور النهار وما جلوا كله مجلوا ملك لور ونور الرسمة يقول الله أكبر الله أكبر yóò fẹ́ sùn oòrùn ní wá lẹ́mí ọlọ́run ní jìlẹ̀ nínú wá bá sọ̀rọ̀ nínú ọkàn àti nínú ara àtàrí àtàjà àbí tó máa ìmàrà ní ìdájú pé wà lọ tara rẹ̀ fáwọn kan pé èyí ni kìíní ní èyí ni kìíní ní èmi olókùn tí ọmọ bá ti wà mú jẹ́ alágbàtò ọmọ ahọ́ ìmọ̀ jòkó pẹ̀lú wọn àjọ wọn ọlọ́run lókùn tí ọmọ bá ti fàájì wà òsìmí òwò kalámi yóò mọ̀ dọ́rọ̀ ìní ọlọ́run gbọ́ kó rà wọn wá fẹ́ lágbàjì lọ́dọ̀ ẹ̀lú ní lóti máa dákọ̀ Èmi ni ń bá sọ̀rọ̀, tí ò wá rí mú mára mọ́ ẹgbàtí máhàwò bá já sí sáhàwò tí gbangba bá já sí ìtàjá sínú ní sẹlùmí tí ó wá ní àwọn tájẹ wọn náà bá lágbára tí ó sì tí ní mẹ́nu wọn ìtàn ọjà lúnú yóò jọ ma wá káyọ ma wí ìgbàm àwọn tọ́jọ́ ọlọ́run láwúlò tí ìtẹ̀tọ̀ dẹ̀dá ẹmúra ẹbọ́lọ́n sọ̀rọ̀ lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta ìfẹ́ ọlọ́run ọpẹ́ fọ́lọ́run ìmọ̀ dárúkọ ọlọ́run kó lè jogún àwọn nǹkan wọ̀nyí fún yín ọlọ́run ti rẹ̀ fún yín àti ìmìnà àti òwúrẹ́ ní bá fẹ́ rú ẹ̀ àmì orí tí kólúkọ́lùkún bí ọ̀tọ̀ọ̀tọ̀ ni Ọkàlá àmọ̀mọ́lá ẹka tí yìí. Wọ́n á gbọ́ àwọn àbàmì ní ọlọ́run, àwọn ẹ̀dá kẹta, ẹ̀dá àkọ́kọ́ èèyàn àtàlìjẹ̀nú, èèyàn àtẹ́ranko, ẹ̀dá àkọ́kọ́ nù, tàbí náà sùtì ẹ̀dá kejì ni àwọn tí ń bẹ ní mọ́làkóòtì òun ni èèyàn àlìjẹ̀nú àti ẹranko náà sùn sí àmọ́ mọ́làkóòtì ni àwọn màláíkà àwà sí agbègbè rẹ̀ fún pé máa rìn síbẹ̀ lẹ́kọ̀ọ̀kan. Wà ọ̀rẹ́bò òṣèrè lẹ́dí sọ́tọ́rọ̀tò wọ́n hàlẹ̀ sí ní ọ̀rẹ́bò òṣèrè lẹ́ sí àti ọlọ́run ti pé ádámà kalẹ̀ ń jẹ́ sí ń sọ pé wọ́n àdìlẹ́mọ̀ ádámà àsùnmọ́ àkọlà fún àbíyè pé eléyìí wà fún ìtọ́jẹ́lẹ̀ ìwà fún ni báyẹ̀ tó bá bá ọmọ tó wá sí lẹ́yìn bá rẹ̀rìn jẹ ọmọ pé ó nípa lẹ́yìn bá sì tó gbọ́dọ̀ fajúrò ọmọ pé ó lẹ̀ fajúrò inú rẹ̀ nílò sí mi kẹ́rọ̀lá kàlẹ̀ sí kí sí mẹ́nu ẹ̀mọ́ sọ àmọ́ bó ti rí mi

mo ní gbẹ́nukùn ǹdẹ́ ẹgbẹ́ ní ìlànà sọ fún yíò ẹgbẹ́dẹ̀rọ ọlọ́mì ẹgbẹ́dẹ̀ ọlọ́mì ẹgbẹ́ darúkọ ọlọ́mì ẹgbẹ́ ọpẹ́ ọlọ́mì kẹlẹ̀ lọ́làfíà wọ́n yẹ mú sí ẹlọ́lá àrọ́dẹ̀ máa gbogbo rà láwó ìjọba kẹrìndínláyé wọ́n mọ̀ yọ́nú sí ni bọ́sí àwọn Wàlá aráfàá léèrè jẹ́ omi jẹ́nẹ́bí wà náàrí. Ogun tí mẹ́nà kẹ ọlọ́run àti ìyà ọlọ́run kò ní pamọ́ sí gbogbo ẹ̀yọ́ màmà. Kọ̀kọ́ wọ́n ti dọ̀rọ̀ yóò rí ìrọ̀ àmọ́ ti dọ̀rẹ́ naa. Bá ti fẹ́ kẹ nínú, ọlọ́run àti ilẹ̀ fáwà náà. Wà ó arífòó máa yẹ mọ́rọ̀ alànà ti ilé ìta àjíjẹ́ ìyàn lọ wẹ̀jú lọ ní bá wẹ̀jú ojú wọn fọ́gbẹ̀ yìí tí a bá ló mọ̀ bóyá ní ilé padà máa sí kẹtàkàtà lọ́jọ́ alẹ́ torí kí ní wọ́n máa wá fókàtàkà ó ti kọjá níkọ̀ ṣùgbọ́n tẹ bá gbé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run jù sí sí àwọn òbí ló jòkó yìí o ẹ̀kọ́ ayé ẹ̀kọ́ ọmọ ẹ̀kọ́ ẹ̀sìn ẹ̀kọ́ wà gbogbo ẹ̀dá kọ́lọ́dọ̀ bàbá ṣẹ́kà adam láti kọ́lọ́dọ̀ àwọn tó bí wa ẹ̀sìn ẹ̀sẹ̀ pẹ̀lẹ́ ọlọ́run sọ ilé èèyàn ìyẹn gidi láyé yóò tún jíyàn lójú àrùkìyàwó ọlọ́lá ìrà ìrìnlẹ̀ ọlọ́fàájá الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين ما صراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم àwọn àjọ́lá àwọn àbíbà yìí Wọ́n fọ́ wọn pè é, ọba tí pè kí a fi ọ̀pọ̀. Kí a bàtẹ́lá lóòrùn, ẹ̀yàwà ń ló gbogbo ìlú ẹni

ẹ kí n bá lọ́wọ́ àpá rẹ̀ ó ti pè tí ó pọ̀ sí ọ̀pẹ́ tí ìfọ̀ bá ti wọlé fíkọ́ àlẹ́jọ́ mú bá ìfọ̀dọ̀ ẹ̀bọ̀ tẹ́ ṣáínà ó pọ̀ sí ẹ̀ náà ni o